إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار dúkọ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó ṣe ní ọ̀rọ̀ fún wa láti pé kí a máa rìn ojú ọ̀nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kásì máa máa rìn lórí àìmọ̀kan lórí ìfẹ́ẹnú lórí agídí wọ́n ṣe wá lẹ́ni tó ń rìn lórí pé agbàpá àmọ̀kankan so àwọn wá ìmọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run Ọba nípa kíni Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ nípa kíni ó wà nínú sunan nabi sallallahu alaihi wasallam so níbi tíra tí a ń ká fúnra wa in tó ní ṣe pẹ̀lọ́rọ̀ kádàrá bóò láti máa gbàgbọ́nú kádàrá so wọ́n ni wà khairu hadhihi al'ummati ba'da nabiyyiha al'imaman aljalilan abu hatim àti abu zur'a wa alaikumus salam wa rahmatullah wọ́n ni wà khairu hadhihi al'ummati ba'da nabiyyiha a méjèèjì níbi matnu risala wọ́n ni ẹni tó dájú nínú al'umma ilẹ̀ annabi rẹ̀ alayhi salatu wassalam so kí ike àti ẹ̀yìn yàrá kó ma bẹ lórí annabi sallallahu alaihi wasallam ọ̀nà ni abubakir ni siddiq ọ̀nà ni abubakir tó jẹ́ as-siddiq thumma umar ibn al-khattab lẹ́yìnà umar ibn al-khattab thumma uthman ibn affan lẹ́yìnà uthman ibn affan thumma ali ibn abi talib wa hum al-khulafa ar-rashidun al-mahdiyun àwọn ni al-khulafa àwọn àrólé arwashiduna tí wọ́n mẹ́nà almahdiyuna àwọn tí wọ́n rí ojú ọ̀nà so ni hadha huwa al-aslu ar-rabi' Sheikh Ubayd níbi àlàyé ọ̀rọ̀ yìí wọ́n sọ pé hadha huwa al-aslu ar-rabi' ni ìpìlẹ̀ kẹrin kí ni ìpìlẹ̀ alákọ̀ọ́ al'imanu al'imanu qawlun wa amal asìlò aláwọ̀kọ́nù àbí kí ni asìlò ẹlẹ́kejì abu mokbil nínú tíra nínú risala al'imaman aljalilan tí ọmọ wọn kójọpọ̀ látàwọn ẹ́ tí ó bá yẹ pé imanu bil qadar ni asìlò ẹlẹ́kejì eléèlò ẹ̀kọ́ jẹ́lẹ̀kẹta nìyẹn but ilé ìkọ́ lẹ́lẹ́kẹta ilé lẹ́lẹ́kẹrin ahata ní sọ́ásùlọ lẹ́lẹ́kẹjì fún alkùránù kalamullahi ghayru makhluk kí ni asùlọ lẹ́kẹta alimanu bil qadar sọ́ásùlọ lẹ́kẹrin lawa dubai wani wa bihi bada ashaykhan wani ibi asùlọ lẹ́kẹrin ni wọ́n ti bẹ̀rẹ̀ àwọn afá méjì náà ti bẹ̀rẹ̀ rahmatullahi alayhima mu'taqada ahli sunnati wal jama'a àdìsọ́kà ahli sunna wal jama'a fi ashabi nabi sallallahu alayhi wasallam nípa àwọn sàábí annabi wani wa anna dhalika min usulihim ní pé àdìsọ́kà tó ní sáwọn sàhábà yìí nínú ìpìlẹ̀ wọn ni allati yadinu yadinu yadinuna allaha biha àbí yadinuna lillahi biha tó ṣe pé wọ́n fi ń jọ́sìn fún Ọlọ́run Ọba pẹ̀lú rẹ̀ ويضبون عنها وسندابب ويسعون جادين في رد الناس إلى هذه الأصول wọ́n ní wọ́n sì ń gbìyànjú láti dá àwọn èèyàn padà lọ sí ìpìlẹ̀ yìí al-mutalaqqa ìpìlẹ̀ tó sì pé wọ́n mú min al-kitabi wa sunna nínú Qur'an àti sunna wa sirati salafi salih àti history àwọn ẹni síwájú rere wọ́n ní wa hadha al-aslu yatadamman wọ́n ní ìpìlẹ̀ yíwá kó sínú awwalan aláwọ̀kọ́ al-isharatu ila makanati sahaba ìtọ́ka sí ipò àwọn sahaba inda ahli iman lọ́dọ̀ àwọn onígbàgbọ́ wal ilmi àti ìmọ̀ wad-din àti ẹ̀sìn wa annahum khayrun nas ní pé àwọn sahaba àwọn ni wọ́n dájú nínú àwọn èèyàn wa khayruhum àwọn tó wá dájú nínú àwọn sahaba náà haulahil arba'a a mẹ́rẹ̀rin tán sí dákọ̀ yẹn wọ́n ni thaniyan wọ́n ni nǹkan kejì tí ìpìlẹ̀ ikó sínú àtẹ̀mbí ìpàkèsí ẹni ila tartibihim fil fadl nípa bọ́n ṣe tò wọ́n níbi ọlá ìpìlọ́dọ̀ ahlus sunnati wal jama'a bí wọ́n ṣe tò àwọn sọ̀hábà ní níbi ìlọ́lá sí wọ́n wa annal khilafata wọ́n khilafa kanat ala wifqi dhalik ní pé òun náà ó wá lórí bí wọ́n ṣe lọ́lá sí náà ni so khilafa wá lórí bí àwọn sahaba bọ́ ṣe lọ́lá sí náà ni wa hadha la yunkiruhu ahadun eléyẹ nìkan kò ní takò hatta al-mukhalif kódà àwọn tí wọ́n yí apá gan ya'lamu ilma al-yaqin àwọn náà mọ̀ nímọ̀ tó dájú anna awwalahum ní pé ẹni alákọ̀ọ́kọ́ nù wọn abubakirin thumma umaru ثم عثمان ثم علي وني لكن أهل السنة وني شبه أهل السنة يؤمنون بذلك وبابون ولي ظاهرا وباطنا نقرأ واتني بانبا انتو يا وياتوني bọ̀tàwọn olùjápa àwọn náà mọ̀ bọ̀tún ògbàgbọ́nù rẹ̀ so ní gbangba wọ́n ni wáyé dì inúnà lillahi bihi wọ́n sì fi ń jọ́sì fún ọlọ́wọ́ bá wà yushaddiduna an-nakira ala man khalafa fihi wọ́n sì ma ń lè lórí takò fẹni tó bá takò bá ṣe tó yìí wa hadha alladhi dhakarahu al-imaman wọ́n ni ẹ̀rí méjèèjì tí àwọn ẹni síwájú méjèèjì tán dákọ̀ yìí ẹ̀rí tí àwọn ẹni síwájú méjèèjì dákọ̀ yìí mina tartib nínú títò wa akhiru mastaqarra alayhi amru umma ohun ni tí ọ̀rọ̀ tó gbẹ̀yìn tí al'umma wà lórí ẹ̀ wọ́n ni faqad kana awwal wọ́n tẹ̀rtíbà alákọ̀ọ́kọ́ wọ́n ni tẹ̀rtíbì tó ma ń ṣe ní ayé àwọn sahaba yantahi inda thalith o ma ń tán sí ọ̀dọ́ ní ẹlẹ́kẹta wọ́n ni abubakar wa umar wa usman duna ali thumma ba'da dhalika lẹ́yìn náà rubbi'a bi ali wọ́n fi ali wọ́n fi ṣe lẹ́kẹrin so ìdí tó sì fi ma ń jẹ́ pé ó ma ń jẹ́ mẹ́ta báyìí kéèsí pé látara pé ali yìí kí ń ṣe lẹ́kẹrin o wọ́n padà wọ́ ṣe lẹ́kẹrin ara ẹ̀rí káwọn ṣe àwọn fíwá ní ẹ̀rí tàn sọ àwọn wọ́n tún ṣe zulmọ̀ àlìyí náà níṣẹ́ dìsí ìtàn sọ yìí wọ́n lá jòkó wọn wọ́n láàlìyò àlìyò tọ́ sí ara so ìtàn sọ kọ́ nìyàn so ìtàn sọ ní pé àlìyí náà ló gba ẹgbà wá àwọn tó lọ́lá jù wá látọ̀dà sallallahu alaihi so ara ọ̀ so yin tó fi fa bẹ́ nìyẹn wọ́n ni thumma ba'da dhalika rubbi'a bi Aliyyin wọ́n nílẹ̀ iná wọ́n fi sẹ́lẹ̀kẹ́ ní Aliyu hadha wọ́n nílẹ̀ ìta sọ yìí wa akhiru mastaqarra alayhi amrul umma òun ni nǹkan tó gbẹ̀yìn tí alamari al'umma wà lórí ẹ̀ min annal arba'a nípa mẹ́rẹ̀rin yóò hum afdalu sahaba nípa àwọn lọ́lájú náà wọn sàábí bal afdalu al'umma kúrò àwọn lọ́lájú náà al'umma ba'da rasulillahi sallallahu alaihi wasallam lẹ́yìn òjísí ọlọ́wọ́ ba wa annahum murattabuna fil fadli wọ́n ní àti pé àwọn sọ̀há àti àwọn tán lọ́lá jù yíò bá tún ṣe wá lọ́lá náà bá ṣe tò wọ́n o níbi ọlá o kama dhakara al-imamani bí àwọn ẹni síwájú méjì bá ṣe ṣe kí ni bá ṣe sọ ni rahmatullahi alayhima wọ́n wa fadlu hahulahi al-arba'a wọ́n ní ọlá àwọn mẹ́rẹ̀rin yíò mutawatirun ó wá lọ́nà tí ó ṣe jàníyàn bi sunnati nabi nínú sunna nabi sallallahu alaihi wasallam fa abubakirin wani abubakiri qala fihi sallallahu alaihi wasallam anabi sọ nípa abubakiri ó ní law kuntu muttakhidan khalilan min ummati anabi sallallahu alaihi wasallam pé tí mo bá fẹ́ mú khalil nínú al'umma mi o latakhaztu ababakirin khalila imu abubakiri ni khalil wani wa ghayru dhalika min as-sunnati al-mutawatira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sunna tó wá tí ó ṣe jàníyàn wọ́n ni wà bí dilalatiha wọ́n ni àwọn kan tí súnnà yíwá tọ́ka sí ó ajma'a al-muslimuna ló fi jẹ́ káwọn musulmi lẹ́nu wọ́n fi kójọpọ̀ ala bay'atihi lórí pé kí wọ́n fi búra fún abubakiri wọ́n ni fabaya'ahu umar umar búra fún abubakiri so eléyìí tún fi jẹ́ rọ́dù fún táwọn yẹn ń sọ pé ah wọ́n síra wọn ara ọ̀ so Umaru ló ṣe kí ló ṣe bẹ́yà fún Abubakri in tí àwọn Sàláfù fi ma ní ìyà ìgbọ́ra ẹniyé òun ni pé lórí ìtàrí lòdòdó kìí ṣe pé lórí ìfẹ́ ẹnu àti lórí ìjàsáyé lórí ìtàrí lòdòdó ni pé òdòdó ni kìíní so kìí ṣe pé lórí ìjàsáyé pé àmọ́wọ̀rí ànẹ́bí fẹ́ lọ so ara ọ̀ so wọ́n ni fabaya'ahu Umar wọ́n ni wa Abu Ubaida wọ́n ni thumma tataba'a lẹ́yìn náà wọ́n wá tẹ̀lé o man kana fi saqifati bani sa'ida min al-ansar wọ́n ní àwọn tán wà níbi abẹ́ tẹ́ntì bani sa'ida nínú àwọn ansar àwọn náà sikini wọ́n ṣe bay'a fún abubakri wọ́n ní thumma ba'da dhalika tataba'a al-muslimuna fil madina lẹ́yìn náà àwọn musulmi gbogbo wọn wọ́n ṣe bay'a fún abubakri wọ́n búra su ní pé ìwọ́lọ wa wọ́n wa kharijiha àtàwọn tó wà níta medina náà wọ́n ní wa umar radiyallahu anhu wọ́n ní qala sallallahu alaihi wasallam fi fadlihi anábi sọ nípa ọlá rẹ̀ anábi ni walladhi nafsi biyadihi mo búra pẹ̀lú ẹni tó ti pẹ́ mi mi bẹ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run Ọba ma laqiyaka ṣeitọ́nù ṣeitọ́nù ní pàdé rẹ̀ rẹ̀ Umar salikan fajjan qattu kí ni rọ́bù salikan abúbẹ̀dà temiz hmm? abadan مركز تمييز وعليكم السلام ورحمه الله افا والد افا والد هناك نافو سالكا امام مالكا <laughs> كني كني يروق سالكا افا والد أه؟ والذي نفسي بيده ما لقيك الشيطان سالكا abu mukbil kí ni rọ́bù sáàríkan hal hálù ní sáàríkan oye walladhi walladhi nafsi biyadihi ma laqiyaka ṣeitọ́nù sáàríkan ṣeitọ́nù ní bá ọ lẹ́ni tó ṣe pé lẹ́ni tó ń ṣe pé ìtumọ̀ rẹ̀ gẹ́nsẹ̀ kí ni ti túnà ṣe rẹ̀ kí wá ní rọ́bù fajjan abu hud fajjan abúrì ẹgbẹ́ nẹ́sìbì méjì ó tẹ̀lé ra wọn ni sáàlìkan hajjan ẹ̀bú hafsọ fajjan kí ni rọ́bùrẹ̀ mafi'ulu la kìsìmọ̀ wà alaykum salaam كيف مفعول فيه فجا سالكا فجا ẹni tó bá ń pay attention sí àwọn ọ̀rọ̀bù tá máa ń bèèrè níbi dáadáa yóò sì máa ẹ̀rọ̀bù fajjan Abu Muqbil kí ni ẹ̀rọ̀bù fajjan afá Ibrahim kí ni ẹ̀rọ̀bù fajjan ara kìí sí sífà mafu'ulu bihi ni mafu'ulu bihi ni fajjan sáríkan fajjan oye so mafu'ulu bihi eh fa'ili da kini da so mafu'ulu bihi so sáríkin bi ismu fa'il ó ṣiṣẹ́ kini ó ṣiṣẹ́ fi'ili so yi so fajjan mafu'ulu bihi ó ní nafsi biyadihi ma laqiyaka ash-shaytanu salikan fajjan qattu so o illa salaka fajjan ghayra fajjik so ṣaitọ́nù ní rí ọkọ̀ máa ní ojú ọ̀nà kan o láyéláyé àyàfi kó ní ojú ọ̀nà mi tó yàtọ̀ sí ojú ọ̀nà tó wọ́n ní wọ́n ní wà lil hadithi qissa wọ́n ní hadithi yóò sí ó dẹ̀ nítàn ó nítànnú wọ́n ní hadithi nítànnú so ìtàn tó dẹ̀ wà lẹ́yìn rẹ̀ ni pé ọjọ́ kan àwọn sáwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam àbáwọn bẹ́ẹ̀ni àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam wọ́n sàbẹ̀rẹ̀ sí demanding nǹkan lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn àbí àwọn obìnrin náà níṣá pé wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí sí àwọn kankan lọ́dọ̀ annabi àbí wọ́n bèèrè àwọn sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n máa rò ní kóhun wọlé báyìí gbogbo wọn ni so gbogbo àwọn obìnrin yẹn sápamọ́ síbì kan ni oye ẹni tó sáàsì ibi tó yẹ kó sáàsì ẹni tó ń kálùkú sàárá ó fara rọ́bì kan so Umaru wá wọlé so ìgbà tí Umaru wá wọlé Umaru sàwá bóyá Ànábì tí bá tí bá máa sí àdísì àdísì narrator Ànábì sallallahu alaihi wasallam sọ nǹkan tí wọ́n ṣe Umaru wá ní à ah, ok ẹ ń sallallahu alaihi wasallam àbí Umaru kéma wọn ni pé àwọn obìnrin náà sáà ní tọ́ ah ìwọ lejọ annabi sallallahu alaihi wasallam o lejọ annabi sallallahu alaihi wasallam lọ oye láti tipẹ́tipẹ́ làwọn èèyàn ti ma ń lò ní ìbáwí kò gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ tí ó bá sí àwùjọ tí ó bá sí ròyìn báhùn à kò ní tó so àwọn ọmọdé ma ń lò ní ìbáwí àwọn obìnrin ma ṣe kí ni wọ́n ma lẹ́ni tí wọ́n bẹ̀rù pé à tọ́ mọ́rọ̀ mọ́yẹ kán mọ̀ pa sọ bẹ́ẹ̀ oye so báwùjọ sí ma ń tò nìyàn oye kódà kí èèyàn ma tako lè èèyàn fẹ́ yí káwùjọ tò ní oye so wọ́n ṣe bẹ́ẹ̀ báyìí Ànábì sallallahu alaihi wasallam ó wá ní ah, ẹ̀ ń bẹ̀rù èmi ẹ̀ wá bẹ̀rù Ànábì sallallahu torí kúmọ̀rù tó wọlé òjíṣẹ́ Ọlọ́run ló yẹ kẹ́ pálé náà so but bá ń bọ́mì èyàn ṣe rínú oye so kò sí ní tó kàn ẹni tí ó wà practical bí pé eh, kò sí tó wẹ́kàn wọ́n pẹ̀lú pé eh, ipò kan tó ní àbí kankan so Umar wa ibẹ̀yẹ̀lá Ànábì sallallahu alaihi wasallam ti wá sọ ọ̀rọ̀ yìí ní pé o ní mú ojú ọ̀nà kan àfi kí ṣètán kó ṣe kíni kó mú ojú ọ̀nà mi wọ́n ni wa ajma'a al-muslimuna wọ́n ni àwọn musulmi ẹnu wọn kò ala bay'atihi lórí ìbúra fún Umar li hadha nítorí ipò tó ga tó ní àwọn láì wa li àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pé abubakir kọ wà sí yàrẹ̀ kalẹ̀ pé tọ́ bóhun bá ti lọ tán wọ́n ní kó jẹ khalifa o wọ́n ní bil khilafati ba'da wọ́n ní fi kitabin níbi lẹ́ta katabahu lil muslimi tó kọ fáwọn musulmi bi wasiyihim tó ń ṣe kílòkọ rẹ̀ tó ń fún ní wàsíyà bi istikhlafi umar ní pé umar ní wa usman ajmala alayhi a'da'u shura Allahu akbar ẹ wo bọ́nà ọba sí yí àwọn àwọn khulafa rashidun aláwọ̀kọ́ ẹ̀rí àpẹẹrẹ pé àwọn ẹni yìí wọ́n iṣẹ́ pé bóyá olùwá ipò olórí ni wọ́n ẹni tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala fi àwọn musulmi yàn wọ́n ni wọ́n ọlọ́wọ́ bá wọ́n ni wa Uthman ajma alayhi a'da'u ash-shura as-sitta so àwọn mẹ́fà alladhina ahida ilayhim Umar bin Nadhr èyí tí Umaru ṣe kíni Umaru fi ọ̀rọ̀ kalẹ̀ fún wa pé kan wòye sí wa ikhtiyari al-khalifati minhum àti pé yan khalifa láàrin ara wọn àwọn mẹ́fà yíwo ni Uthman Ali Talha Sa'd abu ubaida abdurrahman ibn auf so on kálukú ń yọ ti ẹlẹ́ pé ah òun fi tóun kalẹ̀ fún ẹni báyìí tọ́wọ́n náà tún wò pé títí tó fi wá padà di orí kíni orí osman tó fi fi kalẹ̀ fún osman so kódà nínú tí ó gbá wá nínú àwọn ẹgbá mi pé ali yìí gan ló ṣe kíni ló fi kalẹ̀ fún osman so gbogbo ọ̀rọ̀ táwọn yóò máa sọ èyàn gbọ́dọ̀ sọ́ra gan gbogbo ẹni tẹ́bá ti rí tí ń kọ nǹkan nípa nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé kẹ

wọ́n ní khilafa gbogbo kọ̀kanú wọn ó wá ó sì lọ ala wifqi tartib lórí ìbámu lórí títò tó bámu alladhi istaqarra alayhi ijma'u ahli sunna tó yẹ pé ìpanupọ̀ àwọn ahli sunna wà lórí wal jama'a so faman ta'ana fi khilafati wahidin minhum ẹn tó bá fi bẹnu àtẹ́lù khilafa ẹnìkan nù wọn ẹni kò tí kan Uthman so tó fẹ́nu kan khilafẹ́nu kan fa huwa adallu min himari ahlihi wọ́n ni ó sọnù ju a kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ará alẹ́ rẹ̀ lọ wọ́n ni kama qala sheikhul islam ibn taimiyya so irú ẹni bẹ́ẹ̀ ìran kan nínú àwọn ọ̀ràn òpónú àwọn ẹ̀dá ni so wọ́n ni thalithan wọ́n lẹ́lẹ̀kẹta nínú àwọn katari mú nínú pìlẹ̀ yìí wọ́n ni at ila anna khilafatahum ní pé ìjẹ́ khalifa wọn رضي الله عنهم هي الخلافة الراشدة أون خلافة الراشدة وأنهم هم الخلفاء الراشدون أتبع وين هي الخلفاء الراشدون المهديون وني كما قال صلى الله عليه وسلم جاء النبي صلى الله عليه وسلم سيصو وني عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وني وقال الخلافة ثلاثون عاماً so anabi sallallahu alaihi wasallam pé al-khilafatu ba'di khilafa lẹ́yìn mi o 30 ama 30 years náà ni thumma yakunu mulika so yóò ma jẹ́ kíni so yóò ma jẹ́ ọba yóò ma jẹ́ ìmá jẹ́ ọba lọ wọ́n ni wa huna su'alun Sheikh Ubaydi sọ pé ibi báyìí ìbéèrè kan wà ń bẹ lima lam yadhkur ar-Raziyan kílé táwọn àfáà yìí àwọn Razi àwọn àtúfà táwọn aláti Razi méjì yìí kílé tí wọn ò dákọ́ khilafata al-hassan ibn ali khilafa al-hassan ṣé rí báyìí ṣé rí báyìí wà lán sàbò sí àwọn ali iṣẹ́ tó wọ́n dákọ́ ẹ wọ́n ní dákọ́ ẹ wọ́n ní wa huwa amirul mu'minin òun náà olùpàṣẹ fáwọn mu'mini ni ibnu amiril mu'minin ọmọ olùpàṣẹ fáwọn mu'mini wọ́n ní wal jawab wọ́n ní èsì fẹ́lẹ̀ la'alla al-ba'itha ala dhalik wọ́n ní ó lè sí pé nǹkan tó fa ilé anna muddata khilafatihi qalila in tó fi jẹ khilafa kéré radiyallahu anhu kódà ẹ̀kọ́ tún wà ń bí eléyìí náà pé oríyàn gbọ́dọ̀ pé gan kíyàn máa wo masalih àti mafasid so alhassan ó sacrifice ipò rẹ̀ níbi khilafa látara pé kí àláfíà bá fi wà láàrin àwọn musulmi so gẹ́bà nabi sallallahu alaihi wasallam sọ wípé inna ibni hadha sayyid wa sayuslihu Allahu bihi bayna fi'atayn min al-muslimin so nígbàtá nabi sallallahu alaihi wasallam wà láyé so anabi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ nípa al-Hasan so ó ṣe kíni ó lẹ́dì láti ya, wọ́n ti yàn wọ́n ti yàn lólórí but pé ah òun ò fẹ́ kí kí wàhálà tún máa tàn lọ láàrin àwọn mùsùlùmí èyàn mélòó ni ó ṣe bẹ́ẹ̀ lónìí so ènìyàn gbọ́dọ̀ pé gan so kíyàn kíyàn kíyàn máa tẹ́yàn ṣe gan kí ìfẹ́ ayé kó mọ́ wọ́yàn lẹ́mí ìfẹ́ ìjẹ́ olórí ó bùrẹ̀ àṣà wọ́n ni رضي الله عنه وعن أبيه وعن الصحابة أجمعين أو أنها مكملة لخلافة الخلفاء الراشدين أبوك بي خلافة وخلفاء الراشدين فهي أشهر وللي لبا جمجو وني سؤال آخر so in tan so ni pé ẹlẹ́kejì ni pé ìdí tí wọ́n fi dákọ wọn ni pé láṣàkà pé wọn ò level kankan náà pẹ̀lú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tán dákọ̀ yìí so nínú nínú pé èyàn ń tó nǹkan dáadáa náà ni pé kí èyàn má dákọ wọn papọ̀ wọ́n ni su'alun akhar wọ́n ni ìbéèrè mi man kana min al-khulafa al-islam ka muawiya ibn abi sufyan wọ́n àwọn khalifa islam gẹ́bí muawiya radiyallahu anhu wa an abihi wa an ummihi wọ́n ni kọlọ̀n kó àti bàbá àti ìyá gbogbo musulmi ni wọ́n so wọ́n wa in ghadiba man ghadiba min ar-rafida àwọn rafida bá ma bínú ká kórìíra Muawiya ṣe rí àìkórìíra Muawiya lẹ́fù mẹ́ta ni lẹ́fù aláwọ̀kọ́ òun ni àwọn tàti ẹmọ́ ń ṣépè fún Muawiya tààrà so àwọn mọ́ ń gbé Muawiya ṣépè ní pé so àti dílé rẹ̀ àti àwọn mìíràn nínú àwọn nínú àwọn fámílì rẹ̀ so wọ́n mọ́ ń gbé Muawiya ṣépè ní so lẹ́fù aláwọ̀kọ́ ni nínú àwọn so àwọn ṣíà àwọn ṣẹlẹ̀ ìdada so Muawiya ò ti ẹ̀ ah, ẹlọ́kùn nígbà tó fi lè sí pé àwọn Umar àwọn ṣíà ti ẹ̀gbà pé àwọn Umar inú náà làwọn wà ẹlọ́kùn kí ni Muawiya ò jẹ́ lọ́dọ̀ àwọn ilé so kò tí ẹ̀ sí imagine so aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì làwọn tó sì pé wọ́n máa ń bẹnu àtẹ́lù Muawiya so wọ́n máa ń bẹnu àtẹ́lù Muawiya so kódà kan mọ́ sọ kan mọ́ kara wọn pọ́ àwọn ṣíà ara wọn ṣíà ẹ Muawi ò sédà kò sédà tó tọ́ so ó sàìdá so gbogbo àwọn ọ̀nàdẹ̀nàdẹ̀n báyìí so oríṣiríṣi àwọn kan báyìí kan máa dákọ sọ̀hábà pẹ̀lú pẹ̀lú àwọn kan báyìí so lẹ́fù kejì ni lẹ́fù kẹta nínú ìbẹnu àtẹ́lù Muawiya làwọn tán fẹ́ máa ń ṣe àwọn bá àwọn ní báṣù báṣù ọ̀nàdẹ̀nàdẹ̀ so tí wọ́n ni ah ẹ àwọn òbú Muawiya tó tọ́ ṣùgbọ́n Muawiya ò ní special ọlá kan lọ́tọ̀ ní pé kò ní special ọlá kan lọ́tọ̀ láàrin àwọn sàábé gbogbo ẹ̀yà lùsùn àtẹ́kẹ́ ma fẹ́ wá ọlá fún á ah, ní pé gùlù ni babanla gùlù ni so ẹkàn fẹ́ ẹfẹ́ ma wá ọlá fún fún Muawiya ni pé so lẹ́fù ẹlẹ́kẹta ni níbi ìkórìíra Muawiya so lẹ́fù mẹ́tẹ̀ta ni kíyàn ṣàkíyèsí dáadáa tó lẹ́lò mí lábẹ́ báṣù náà ni pé àwọn ti ṣe báṣù gan jídan jídan so nínú báṣù tó wọ́n sì ṣe òun rí pé Muawiyo lọ́lá kan tó special Muawiyo ní pé ah, ẹ̀yìn ẹ̀mí òun wà pẹ̀lú àwọn tó ń bú o ṣe ah, ká mọ́ parọ́ ah, òun ò gbàtà wọn sí àná wàyúsànà pé wọ́n bú Muawiyo ah no no no it's bad oye but àmọ́ pé káwà àmọ́ ní tó wọ́n tún fẹ́ lọ́dọ̀ àwọn ọmọ ìyáwa náà àwọn ìyáwa kejì oye so àwọn ìyáwa àkọ́kọ́ àwọn kọjáàlà so àwọn ti àwọn kọjáàlà wọ́n ń bú but ní tó wọ́n tún fẹ́ lọ́dọ̀ àwọn ìyáwa kejì náà òun ẹbọ́ wo ṣe àwọn pẹ̀lú àwọn báwọn náà ń tàwọn èèyàn jẹ́jù ẹni tí ó fẹ́ dáìbà pé òun wá parí ìjà ni ṣe kúrò bí sọ pé wà zọ́hàrọ̀ fi àtún al'an wípé àwọn ìjọ kan àtàtí yọ́nsìn wọ́n lọ sọ́dọ̀ ilé wọ́n lọ sọ́dọ̀ ilé wọ́n wà ní ah, à ókè àwa wà láàrin so aburú aburú láńlá sí ní kìí yẹn so wà ní ah, àwọn ọmọ ìyá àwọn kejì pé àwọn náà tún wọ́n sàì wọ́n ò ṣe dáa pé kò sọ́lá kan tó wà specific fún Muawiya so ẹwò kíyàn fẹ́ máa fi kíyàn sáà máa fẹ́ fi mùtàṣí àwọn ṣúbà kíyàn fẹ́ fi dànkarú ẹ̀yìn kò sọ́lá kan tó wà specific fún fún àwíyà sọ́lá tó ti wà specific pé ìjẹ́ sọ̀hábà yẹn ó ti tó ìjẹ́ khalifa fáwọn musulmi ó ti tó táwọn musulmi tán gbà ní khalifa ó ti tó so eré ìjẹ́ bí a ó ṣe jẹ́ nípa ìkójà Muawiya lẹ́fù táwọn èèyàn wọ́n ni àwọn èèyàn bá bínú àwọn mọ̀dákọ̀ Muawiya a sì máa sàdára fún a sì máa sọ àwọn ọmọ ní Muawiya wọ́n ni àwọn mìíràn okay mina rawafi mina rọwáfídọ́tí wa nawasib nínú àwọn rọwáfídọ́ ni àbí àwọn nawasib ni aw mina tabi'in àbí nínú àwọn tabi'in so nínú àwọn tabi'in àwọn khulafa ul islam ya bi umar ibn abd al-aziz hal yusammuna al-khulafa ar-rashidin sama ku wani khulafa ar-rashidin so sama ku wani khulafa ar-rashidin sai muawiya àti ru umar ibn abd abd ibn abdulaziz yìí náà wani aljawab wani èsì fẹ́lẹ̀ ní pé kunna naqul hum khulafa'ur rashidun lakin ba'da an-nazar wani àwa ma ń sọ tẹ́lẹ̀ èmi Sheikh Ubayd a ma ń sọ tẹ́lẹ̀ pé khulafa'ur rashidun ni wọ́n lakin ba'da an-nazar ṣùgbọ́n lẹ́yìn gbata wo dáadáa ra'ayna annahum la yulaqabuna bil khulafa'ir rashidin a padà rí pé kí ma pè wọ́n ní khulafa'ur so ìmọ̀ ìtàn pè ní ìmọ̀ gangan ni in tí ó mọ̀ súnyàn sí pé kí o mọ̀ sí bá sù lójoojúmọ́ ní gbogbo wà kì í pé ah, àti àti so ara oye so ìmọ̀ tí ó mọ̀ súnyàn pé èyàn ò tí mọ̀ kankan o kí èyàn ma wá mẹ́lọ so irú mọ̀ báyìí èyàn ma ń tọrọ lọ́dọ̀ lọ́wọ́ ba wani bil qarina àyàfi tá bá qarina hatta yatamayyazu 'anil arba'a tí tí wọ́n fi separate kó lọ́dá mẹ́rin yẹn torí pé èyí gbé nǹkan tí ó bá sí level kankan náà èyí gbé wọn papọ̀ sí level kankan náà oye nǹkan tí ó bá sí level kankan náà èyí gbé wọn papọ̀ sí level kankan ó dàgẹ́ bí ulul azmi ṣe tẹ́ bá sọ pé ulul azmi náà rusul só túnmọ̀ pàwọn òjíṣẹ́ yòókù wò ní azmi wọ́n nínà but àwọn tọ́lọ́wọ́n bá bá gbé sípò èyàn máa ń gbé wọn sípò tọ́lọ́wọ́n bá gbé wọn sí ni láì yẹpẹrẹ àwọn kíni àwọn yòókù oyi so ilé ìjẹbọ̀ sí jẹ so wọ́n ni wọ́n ni fayuqal fulanun al-khalifatu rashid mathalan ba'da al-arba wọ́n ni kí a máa sọ pé lágbájá o khalifa rashid ní lẹ́yìn àwọn mẹ́rẹ̀rin wọ́n ni fahuwa rashidun wal arba'atu rashidun wọ́n ni lakin ha'ula'i laysu bil ma'na alladhi ja'a fil hadith wọ́n ni rashid lòun náà tótọ́ àwọn mẹ́rin náà rọ̀ṣìdú náà ni wọ́n but kò dàbí ìtumọ̀ tó wá níbi hadith yẹn rọ́ṣìdí rúṣìdí tí ó dàbẹ́ wọ́n ni fal'arba'atu nusu alaihim àwọn mẹ́rin yẹn nasu wálé wọn lórí wa ujmi alaihim ẹnu sí kò lé wọn lórí wa amma muawiya ibn abi sufyan wa umar ibn al-aziz ibn marwan al-umawi wani ẹ̀rí muawiya ti umar ibn al-aziz wani la shakka fi rushdihima kò sí èméjì níbi pé olùmọ̀nà làwọn méjèèjì لكن نسمي أحدهما خليفة عادلا فاضلا خيرا nípe kọlífà oní déédé àkílùkọ rẹ̀ ẹni ọlọ́lá ẹni tí ó dáa ni wa naqulu khilafatuhu a sì mọ́ sọ pé kìláfà rẹ̀ fiha rushd ìmọ̀nà wà ń bẹ̀ wa nahwa hadha al-kalam àti tó jọ ọlọ́rọ̀ báyìí lilkhulafa ar-rashidin nínú àwọn khulafa ar-rashidin wa yukmilu bihim as-sitta ká fi wọ́n pé àwọn mẹ́fà wọ́n ní fa hadha laysa bisadid pé eléyò pé wọ́n ní hadha akhiru mastaqarra 'indi 'alayhi al-amru eléyìí ni tí mo padà wà lẹ́yìn rẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn so sẹ́kù bẹ́ ìdínà tí mo yẹ́ sí gbéraga pé ah ó ma dúrú gbà tí mo fi teaching jami'a mi ẹ́ eh? o madúrà àwọn tí mo ti kọ́ ní tefsiri o madúrà àwọn tí mo ti kọ́ ní fíkíù o wọ́n sọ fún mi pé ọ̀rọ̀ tí ń sọ wọlé ara ọ̀ Sheikh Ubaid nínú ti ẹ̀rì tó hàn gan lára Sheikh Ubaid ni tàrọ́jùn babi, e, e hesitate láti ṣe tàrọ́jùn bàbí e hesitate rárá láti ṣe tàrọ́jùn ok ní pé ok tọ́ àti sọ tẹ́lẹ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ so intelomi ò ni, nìyẹn eh, tán sọ fún pé ah bó lẹ́sì so sọ gulu gùlù ní ọlá pé wọn ò fó kọ́ ìsì ó di gùlù sọ ẹ̀wọ̀n kíá so babo si sì túbá so bó yóò ṣe di gulu pé kí a máa sọ pé tó bá kórìíra àbúkọ̀ díjá ọ mọ́ sálámà sí mi ẹ̀dàkùn bó ló ṣe di bo ló ṣe yẹ gùlù wallahi bàbá gulu ni sọ ẹ̀wọ̀n kíá gulu. gùlù ni sọ ẹ̀wọ̀n pa sì ń pàkíyèsí yìí sí ẹ̀sì gbọ́ so òun ni wọ́n náà tún ti lọ sí nǹkan mí báyìí so wọ́n tún gbélé ìrún náà wọ́n tún àtàkì àwọn èèyàn náà ni wa min faman balaghahu qawli al-awwal ẹni tó bá ṣe pé ọ̀rọ̀ mi alákọ̀ọ́kọ́ ó dọ́dọ̀ ẹ̀ pé mo ti sọ́rí bí àwọn khulafa ar-rashidun sitta wọ́n ni falya'lam anni qad raja'tu anhu kó lọ mọ̀ pé mo ti gún sábà yìí sí wá tààrọ jẹ́ àtàn báyìí nke ah, ah, ẹmọ ti túbá kún bẹ́ ọdún oyin tí mo ṣe náà rọ́ǹgó ah, ẹjẹ́ alójọ́ wá túbá kún bẹ́ èyẹ́ fẹ́ máa fi làákàyàn ṣe ní ẹ̀nà ọdún oyin tó jẹ́ kí n ṣe dára túbá kún bẹ́ kó sì gbà pé rọ́ǹgì kó sì gbà pé bó ṣe sí ò dáa ẹ ọdún excuse tí mo ní gbogbo àwọn kan báwọn ò bá làákàyàn èyí ò fẹ́ ṣe nkìyàdù fódòdó náà ni so ẹwọ ilé ìbáyò wọ́n ni faman balaghahu qawli al-awwal ẹni tó rọrì aláwọ̀kọ́ bá dọ́dọ̀ rẹ̀ falya'lam kó lọ mọ̀ anni qad raja'tu anhu mo ti gúnrí kún bẹ́ẹ̀ falyuballigh qawli athani kó kọ̀nvé ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì wọ́n ni wa Mu'awiyatu ibn Abi Sufyan wọ́n ni Mu'awiya wọ́n ni qala fihi adh-Dhahabi adh sọ ń parẹ̀ pé khayru muluki dunya olódájú inú àwọn ọlọ́balọ́ba ayé annahu huwa awwalu man ahdatha mamlakatan fiha torún lẹ́ni kọ́kọ́ dá mamlaka alẹ́ fiha wilayatu ahdin pẹ̀lú pé fiha wilayatu ahdin pẹ̀lú wilaya pé kíyàn ma sọ pé òkè ní báyìí ni ó jẹ́ lẹ́yìn mi àbí ká ti mọ̀ pé òkè irú dílé báyìí ni ó ti ma wá òun ló kọ́kọ́ dálẹ̀ so eléyìí kìí sì ṣe kìí ṣe dánmù kìí sí dẹ́mù o ní pé torí pé a mọ̀ ara àwọn èèyàn náà tó máa fẹ́ mú àwọn Saudi sílẹ̀ gẹ́ẹ́ kingdom kingdomship kingship láwọn Saudi ń lò pé wọn ò tẹ̀lé khalifa ó yẹ kán mọ́ lọ mú khalifa ní iraki ni so ẹn kán lọ mú ní iraki wọ́n tracy àwọn àrọmọdọ́mọ annabi sallallahu alaihi wasallam so gbogbo àrọmọdọ́mọ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn kódà kò bá wá lọ jẹ́ ìmámù kan nínú ìmámù àwọn ṣíà ní kí iraki oye òun ni wá sí kí òun ni wọ́n lọ mú oye òun ni wà wọ́n jẹ́ àléfà fún gbogbo àwọn kíni gbogbo àwọn mùsùlùmí eré yìí ọ̀rẹ́ ẹran ni o so kò rí oye so number one ìdí tí ni pé number one ah kí ló kọ́ rẹ̀ in tí in tí ó jẹ́ ẹ̀tọ́ lórí ti wà o ní pẹ́ṣẹ́ ni yìí ti jẹ́ olórí náà ó sì jẹ́ mùsùlùmí àbí ó sì jẹ́ àkílọ́kọ̀ rẹ̀ ó ti jẹ́ olórí lórí wa ó sì jẹ́ mùsùlùmí so ààrí kúfùrù kàkàdìmá ṣe rí tó ti jẹ́ olórí yẹn in tí Imam Ahmad ń sọ ni yẹn pé wà man waliya al-khilafata wà kíni wà man waliya واجتمع الناس عليه حتى سمي أمير المؤمنين so ní pé ẹni tó bá ẹni tó bá ẹni tó bá jẹ khilafa tẹnu àwọn èèyàn kò lè lórí títí tán fi pè ní kíni amirul mu'minin kò sí tó kàn wá má pẹ̀lú pé ẹ mamlaka ní kíníkẹ kíníkẹ ní ìyẹn kọ́ ní kókó torí ní tẹ́mọ̀ rí táwọn ẹ̀kọ́ ní ma ń sọ kí nìyẹn so gbogbo tó wọ́n ma sọ kí nìyẹn pé ẹ ara kingdomship kingship kọ́lá ẹlòmíì òun náà kàn kórìíra Saudi bóòlù yẹn sí ma ń kàn kórìíra nǹkan èyí ma ń jugún kórìíra òun náà kàn wàláhì ẹlòmí ìgùn mọ̀dí tó fi kórìíra Saudi a Saudi yẹn ìjọ ní ẹnìkan sẹ́ndì fídíò kan fídíò pé wọ́n bẹ́rí èèyàn kan wá ní à pé o ti lágbára gan Saudi yóò pé wọ́n gbá ọmọ Nàìjíríà mú pé wọ́n mú kokéè pé wọ́n bẹ́rún lórí pé à Saudi yóò ó fi lálà sí Saudi pé wọ́n worst èmi wá wo fídíò wàláì 2017 mo ti rí fídíò ó sì ní yíyà yìí ló ṣẹlẹ̀ so wọ́n kọ́ síbẹ̀ pé àà ah, fídíò yìí láti 2017 ni ó sà tó wá padà wá múná dandan ká pẹ́ ọdún ọdún ní ṣẹlẹ̀ ìbá ẹmọ́bọ̀ ìbá tọ́nà ó sàánú ìkánà wà wà múná ni pé ok èmi ò tí ẹ̀fẹ́ sọ tẹ́lẹ̀ èmi so ìkánà wà wà múná bí ti ẹ̀ náà ẹ̀ ń sọ pé wọ́n gẹ́rẹ́ àwọn èèyàn ẹfẹ́ kan bà Nàìjíríà jẹ́ bá ṣe bá ẹyẹ kan bà Saudi kan fi bẹ wọ́n sì bà Nàìjíríà jẹ́ àbí ká ma gbégbó wọlé kan sì má ṣe ẹ̀kan ká ma wọ́gbó wọlé gbogbo àwọn ìran àwọn ogun olóró òun ni ká ma ṣe kíni òun ni ká ma wọ́ wọlé so in tí wọ́n fẹ́ nìyẹn ṣe lẹ́lòmí kí bàjẹ́ sáà tàn ká lórílẹ̀ wàláhí tẹ́lòmí fẹ́ nìyẹn so gbogbo olú tó bá ti wá dúndùn pé àwọ oníjẹ́ kí bàjẹ́ tànká in tẹ́ fi ẹ́rí ẹ pé àwọn èèyàn mú wà láàwọn kò fárùn ó ga lẹ́mí àwọn èèyàn gan àwọn èèyàn like United States gan ṣe ìbẹ̀nú àwọn tán pé àwọn tán lọ US àti UK sí wọ́n lè lọ Saudi kódà ó wà asahal ó rọrùn fún wọn gan jù bẹ́ẹ̀ lọ́nà but kí nìdí àwọn mùsùlùmí sẹ́mọ̀dí ni pé nítorí ayé oríṣiríṣi ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú náà mọ́ sọ́n pa Saudi kìní kan wà ń bẹ́ wọn lálẹ́ àwọn black kìní kan kí ni wọ́n náà dúndù rẹ̀ sí àtẹnujẹ tó ń bá lọ tí ò jẹ́ orí kankanrò so òun lọ lóró ẹlẹ́wọ̀n wọn kan òun lọ ló ń lù wọ́n fún wọn ṣẹ́ òun gba sálárì ó tún wá sọ pé wọn ò ṣe kí ni wọn ò like àwọn black kan fi ọ jẹ olórí wọn ni oye so but ẹ̀rẹ́ lómi kò ní sọ gbogbo lè nípa us tó wà yìí us ẹ̀rẹ́ rẹ̀ yìí lójoojúmọ́ náà ń jà sí gbogbo àwọn nǹkan tó ń sọ yìí sẹ́wọ̀n kẹ́ so mù wà láàwọn kò fà ó pọ̀ gan ní àsìkò tí wà yìí kíyàn ní Saudi náà ní so kingdomship ni eh kingdomship wọn lò kí wá ní ó kingdomship yẹn gangan fara rẹ̀ wọ́n mọ́ ni wálìyà ní táwọn ń wà láàrin pé ó rí nǹkankan mú wá yes in ta ma ní pé òkè nínú islamu eh, kílùkọ rẹ̀ ahlul halli wal aqdi àwọn ni wọ́n jòkó àbí nǹkan so ni wọ́n ṣe asùlù nínú islamu but tí lè yóò bá sí ṣe khalifa jẹ́ musulmi Se bí jín darí àwọn yọ lọ ibi islamu ni ṣe gbogbo eléyìí ṣe gbogbo eléyìí pé kò sí kankan but in táwọn àwọn ẹlòmí tí wọ́n máa ń fẹ́ lójú lápá mi náà pé eh, kódà gan voting náà kò sí tó burú nu voting wọ́n ni torí pé voting náà kìí sóhun gangan náà ló burú fún rẹ̀ ní pé ṣe kí mùsùlùmí sáà ti débẹ̀ kó jẹ́ mú olókájọ́ lórí mùsùlùmí a ah, eléyìn kò jọra wọn èyí ò jẹ́ kan pé kò jọra wọn èdí tí ò fi jọra wọn ni pé taníyàn àwọn èèyàn níbi voting àtajá àtẹran so àtajá àtẹran àwọn náà ṣe kí ni àwọn náà yìn àwọn èèyàn níbi voting ríkẹ́ à ah, pé wọ́n kàn mú ẹnìkan so ẹlẹ́kejì ni pé in tó wà lẹ́yìn pé wọ́n fún wọ́n yin àwọn èèyàn ni pé ọlá pé wọ́n gbà pé àwọn èèyàn ló lẹ́tọ̀ sí láti yẹn ni pé àwọn èèyàn àwọn yìí lẹ́tọ̀ sí láti yẹn ẹni tó bá wù wọn sẹ́sì rí wàláhì tán bá fẹ́ da àwùjọ àwùjọ tán bá fẹ́ na ma kan sí báyìí ni pé ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn kan wá sọ kan wá yà gbogbo àwọn US a ń mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fò sáàkì ni wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò kí pọ̀ láàrin àwọn èèyàn gan ẹni tí mú tí ẹni tí ń ṣe zìnà ẹni tí ń ṣe gbogbo ẹni tí ó lálì islamu so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni tọ́nà ọba náà sọ ni wà á so àwọn mọ̀ so fiskun làwọn sì fẹ́ fi rinlẹ̀ lórílẹ̀ wọ́n sì wáwò pé ókè ọ̀nà wo ní alégbà tí fiski yóò fi máa tàka òun náà ni pé ṣe pé àwọn èèyàn náà wò pé à wọ́n ń jà fún wa ni but in reality wọ́n fẹ́ bà ti wọn jẹ́ ni nke oke ẹjí káwọn èèyàn yẹn ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìtọ́lọ̀wọ̀ bá sọ ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́fẹ́ ikán sí kí lẹ́fẹ́ ikán wọ́n yàn so ìtàn bá fẹ́ bà àwùjọ jẹ́ náà ma ń ṣe báyẹn so eléyìí jẹ́ ìyàtọ̀ tó wà láàrin méjèèjì nípa pé kò tí ẹ̀ kò rí bí wọ̀ so kò rí bí wọ̀ so but pé eh, Saudi eh, kingdomship ni ẹ máa wo ẹmọ tó burú jùn pa àwọn ìkọwá ní burúkú yìí ẹmọ musa ọdí pé ọlá kó jẹ́ kingship ẹ ó jẹ́ monarchy wọ́n wọ́n ní monarchy ni ẹ̀dẹ̀ fẹ́ dé ipò ìjọba ní Nàìjíríà ẹ̀dẹ̀ mọ́ ní ẹlọ tún ṣe intẹ́sí fi ń kà fún àwọn lọ́balọ́ba bẹ̀rẹ̀ pé ọlá pé wọ́n lo kíni wọ́n lo monarchy but ẹ fẹ́ dé bí ìjọba ní Nàìjíríà bí ń tiẹ̀ èrí kò bára kàìmùnà democracy ẹgbà wọlé ìdìgbò ẹgbà wọlé ẹmọ ní maslaha maslaha láti jọ́ì láti jọ́ì láti jọ́ì maslaha náà ni but àwọn Saudis ni àwọn kèfèrí làwọn kí nìdí ọ̀lá pé wọn ẹwọ ẹwọ mikiyale so kíyàn mọ́ tí ó ń ṣe o eléyìí number one ìfẹ́ jẹ́ kí bàtá ẹ̀dàkùn sí orí ẹnìkan ó pé kí Saudi ìlú wo ló pé lórílẹ̀ tí ò ní àlébù tí ẹ̀ àbí ìran àwọn ló pé lórí rẹ̀ tí ò lálébù tí ẹ̀ àwọn Yorùbá ló pé àwọn àwọn Nàìjíríà ló pé tí wọ́n àbí so ìran àwọn ló pé àwọn Lárúbá burú jà wáyé sí lọ wọ́láyé wọ́n bọ́s jà wáyé sí lọ nígbàtà wà mọ́ka báyìí ìmí ìgan onífẹ́ fẹsẹ̀ sí ilẹ́gbẹ̀ẹ́ àwọn wáyé ìmí kó yà àwọn lábáyẹn gan ẹ̀wọ̀n kan àwọn olówá àwọn olówá láìkì àwọn jọ́jì àwọn jọ́jì àwọn Lucas oye so John so gbogbo àwọn tó wà nù àwọn Benny gbogbo àwọn tó láìkì jáàkì sẹ́hùn kẹ́ wọ́n láì ọ̀rọ̀ táwọn yímọ̀ sọ́lá dá gan nípa ọ̀rọ̀ táwọn ah alábáyẹ̀ owó sí gẹ́ ah ìgbà tó lọ hajji lọ́lọ́run fà kí lọ́lọ́run fi bá ṣe rí hàn ọlọ́run fi bá ṣe rí hàn àbí ọlọ́run fi bó ṣe rí òfin ọ̀wọ́n ẹwọ̀n kan sẹ́wọ̀n kan so àìmọ̀tẹ́yàn sí ní ìgbésí ayé lélé yìí so èyàn máa ní wìláyà fáwọn mùsùlùmí nìyà kò sẹ́ni tó pé náà kò sí ìlú tó pé kò sí ìran tó pé ọlọ́run bá dá gbogbo wa pẹ̀lú àlébù wa ni so but islam islam ń tún gbogbo ẹ̀sẹ̀ islam ń fáwọn èèyàn rẹ̀lẹ̀ islam jẹ́ káwọn èèyàn wà accommodating ju àwọn ẹlòmí lọ nínú àwọn èèyàn kódà àwọn ẹlòmí tẹ bá rí pé wọ́n wá láwọn ọwà yìí ju àwọn mùsùlùmí lọ wallahi ṣètọ́nù fi ṣe ẹ̀dẹ̀ fún yìí so torí pé àwọn ò ni ẹ pé bó lẹ́sọ pé èèyàn jẹ́ oníwà dáadáa ah, amẹ́ríkà ọ̀láì nice ìgbà tó ń lọ stock kan báyìí òun ló wá sanwó gbówó òun àwọn ọtí tó wọ́n láwọn ló sanwó ẹ̀ <laughs> ẹ̀rọ̀bẹ̀wọ̀n kan so àpẹẹrẹ pé ìwọ gan fún rẹ o mọ́ tó ń ṣe inú ẹ̀sìn ọ̀nà ọ̀bá ni so but ọlá pé dábò ní san owó ọtí rẹ̀ so ẹwọ̀n kan ẹgí ni alábánà mú tí fa àfá gbogbo eléyìn wọn ẹ máa sọ fa à ṣe ní káṣà àwọn èèyàn tó dáa ká bà wọn jẹ́ so that ká fi fún alẹ́mi ká fúnra wa náà ní fọ̀kànbalẹ̀ pé àwa náà a ní aláwọn tá jọ ń wùwà tí ó dá kí ni lábá ń fa sìgá náà kò sí ìrìn tí ń fa sìgá tó hàn lábáwá afá ẹ̀kọ́kọ́ lọ mẹ́lẹ̀ yìí náà kò sí ìrìn tí ń fa sìgá tó hàn lábáwá tó tàbá tó wọ́n kún bẹ̀rún àwọn náà lọ́tí wọ́n máa mutí dáadáa kódà ọ̀rẹ́ ẹ̀wọ̀n àwọn jọ máa ń sẹ́wọ̀n kẹ́ so ó sàfẹ́ bà wọ́n jẹ́ pé àwọn èèyàn bí ni wọ́n kó sàfífín tí ó fi lọ́lẹ̀ kó fi rí fi lọ́lẹ̀ so kí bàjẹ́ tàn ká wàláhì intelomi fẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà selfish ẹni tí ma ń ronú fún gbogbo èèyàn kéré gan pé eh, ah ó dà pé kíní yìí bọ́nsẹ́ kíní yìí gbogbo wa ní ó pé ṣe láwọn tó ma ń ronú fún gbogbo èèyàn kéré gan number one ni pé àwọn tó pọ̀jù náà àwọn èèyàn àwọn tó selfish ni tó náà bá wá láàbí pé ó selfish kó fúnra rẹ̀ gẹ́gẹ́ so selfish kó fún àwọn family tí ẹ̀ ẹ ma wo level in tí Al-Imam Ibn Qayyim fi ń sọ nìyẹn nínú al-Fawaidi náà ni kéṣe bàdáyẹ̀wò al-Fawaidi gẹ́gẹ́ wọ́n ní ayà ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ní wa man yuqa shuhha nafsihi fa ulaika humul muflihun wọ́n ní ẹwọ́n tọ́lọ́wọ́ bá náà sọ náà ẹni tó bá rí ojú kòkòrò ọkàn rẹ̀ tó bá rí yọ fa ulaika humul muflihun àwọn ni wọ́n jèrè torí pé ẹni tó ma ẹ ma wo level selfishness yíò ẹni tí ó làkún bí kanú rẹ̀ ó kéré gan tó bá làkún bí kó selfish fúnra rẹ̀ so làkún bí kó selfish fún family rẹ̀ tó bá làkún bí kó selfish fún family rẹ̀ so làkún bí kó selfish tó bá làkún bí kó selfish fún ẹ máa wò wallahi ẹlòmí kò selfish fúnra rẹ̀ country ló selfish fún kò sí ní kankan mímọ̀ so àkílùkọ rẹ̀ so ẹni tí ma ń ronú fún gbogbo ọmọ èèyàn fún dáadáa gbogbo ọmọ èèyàn ó kéré gan nínú àwọn èèyàn ó ń kálùkù náà ni pé in tí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹ́ fi rí pé gbogbo àwọn tánmà lálàsí àwọn Saudi in tí in tó ga lẹ́mìí ọ̀nà ni pé bóò láti débi pò lẹ́yìn àwọn pípò yìí ti rí owó gafa

wọ́n nífẹ̀ẹ́ Egypt ibi táwọn Ikhwan Muslimin wà àwọn orísìírísìí àwọn kan Egypt ń sin èyàn lè decide pé ó fẹ́ máa ṣe homeschooling fọmọ nínú lẹ́fà ẹwọ̀n kẹ so àwọn ibi tán nífẹ̀ẹ́ nìyẹn tó fi hàn pé àwọn ẹni yìí ìbàjẹ́ gangan náà wá lórí ẹ̀ bí ayé ó sì dàrú náà wá so tí yẹn bá ti yẹn láwọn èèyàn bẹ́ẹ̀ tán kó ìyà Saudi pé ah oníbàjẹ́ lẹ́fẹ́ yà ní ṣe káyé dàrú lẹ́yìn fẹ́ ni

am naj'alu al-muttaqina kal-fujjar in tọ́lọ̀ bá sọ ni ẹ so kí ẹ̀mà tó ń se gáwọ́ so wani wa hadha al-faslu alladhi dhakarahu al-imaman ar-raziyan wani abala tí àwọn ẹni síwájú méjì tán wá láti rọ́sí tán sọ yìí wa ma yatluhu ba'du wani àti tó tẹ̀lé huwa raddun ala tawa'ifi ala rọ́dùn ni fún àwọn àwọn ìjọ tán ṣe kí ni tá ti sọnù wọ́n ni àtọ́ ìfàtul ula ìrọ́ aláwọ̀kọ́ annasibiyya àwọn annasiba jari wọ́n ni wa yuqalu lahum annawasib wọ́n tún mọ́ pé wọ́n ni annawasib wa humu alladhina nasabu aliyan wa ala al'adawata wal baghdha àwọn tó ṣe pé wọ́n fi ìkórìíra hàn ali àwọn khawarij àwọn nawasibu so àwọn khawarij aslu àwọn nawasib àwọn khawarij ni so wọ́n ní at-ta'ifatu thaniya wọ́n ní ìkórìíra àti ìyọ̀ta wọn fi hàn sí wọn al-adawatu wal-baghdha wọ́n ní at-ta'ifatu thaniya ìrìnlẹ̀ kejì ar-rawafid wọ́n ní wa hum man akasu al-qadiyya àwọn ni wọ́n jẹ́ opposite alamari ta ti sọ yìí wọ́n Umar wa Uthman wọ́n ní kadhalik wọ́n ní Uthman náà wọ́n ma ń kórìíra Uthman náà wọ́n ní wa gọ́lá fi aliyin wọ́n kọjá lára Ali so wọ́n sì gbé imama nìkan sí ara lé àwọn ara lé Ali pàápàá jùlọ àwọn ọmọ àdọ́mọ àrọmọdọ́mọ Hussein wọ́n ní wa alal bayt àtàwọn ara lé annabi sallallahu alaihi wasallam wọ́n ní at-ta'ifatu thalitha ìrẹ́lẹ́kẹta al-khawarij àwọn khawarij wa humul ladhina kafaru aliyan àwọn pé Ali ní kèfèrí ومن كان معه في fi ma'askarihi àwọn tán wà àtàwọn tán wà ní ogun rẹ̀ wa muawiya àwọn sẹ́rí àwọn kọwàríjà wọ́n yáyà kú yagẹ́ àwọn òtí ẹwulẹ̀ sí pẹ̀lú àlí wọn òsìsí kíní wọn òsìsí ní pẹ̀lú muawiya àwọn òpétọ̀ sẹ́rẹ́ méjì ẹlẹ́paríjà bí kò sí ogun yẹn làwọn fẹ́ làwọn fẹ́ làwọn fẹ́ lọ ogun yẹn máa lọ káwọn musulmi wọn para wọn làwọn fẹ́ làwọn fẹ́ lọ so nígbà táwọn musulmi ó jàmọ́ yẹn kò dùnmọ́ wọn nú so wọ́n wa muawiya wa man kana ma'ahu fi ma'askarihi fi ma'askarihi wọ́n ní ba'da qadiyyati tahkim lẹ́yìn ọ̀rọ̀ pé à ẹwà fẹ́fẹ́ nìkan sí adájọ́ láàrin ìjọ méjì tó ń jà wọ́n ní waqad qatala ha'ula'i aliyan wọ́n ní àwọn ènìyàn wọ́n ti gbé wọ́n já àlì ìlógún ok waqad qatala ha'ula'i aliyun àlì ìsekín

Ànábì ní sharru qatla àwọn tó burú jù nínú àwọn tán ń pa tahta adimi sama ní lábẹ́ sama ni ọ̀rẹ́ so wọ́n ni Ànábì tún ni yamurukuna minal islam wọ́n ma kó ní islamu kama yamuruku sahma minar romiya gẹ́gẹ́ bí ọfà sí ma ń jáde kún bitan bá ti ta so wọ́n ni wàlì hadha wọ́n ni torí eléyò man hadha haro minar rawafid ẹ tó bá fi hàn nínú àwọn wọ́n ni wọ́n ma'alumun anhum attaqiyya in tó sì gbajúmọ̀ látàrí àwọn rawafid ni pé wọ́n ma ń sápa mẹ́ga nifaq annahum la yasubbuna sahaba àwọn rawafid tó yẹ pé wọ́n kí ń bọ́ àwọn sahaba fa'alaikum wa a'ni ulama'ahum bi annahum okay annahum wa ma'lumu wa li hadha man azhara min ar-rawafid wa ma'lumu anhum at-taqiyya okay wọ́n man fira wọn pa mọ́ bóyá taqiyya tí wọ́n sọ yìí wọ́n annahum la yasubuna sahaba bóyá tan gba lérò ni wọ́n ní fa alaykum an tatahaddahum bi hadhihi al-maqula kema fi àwọn ọ̀rọ̀ kema fi ṣe kíni kema fi kìlọ̀ fún wọn wa ani ulama'ahum àwọn tí mo gba lérò ni àwọn ulama wọn wa adinu allaha mo sì ń jọ́sìn fọ́nà ọba abalaye ẹwòye sí o ẹ̀ká pay attention bí bí annahum mariquna min ad-din kuffar nípa àwọn Rawafid ní pé wọ́n ti kó nẹ́sì kèfèrí ni wọ́n in tí gbogbo àfáà súnnà sọ nìyà bó ni wó se wá dé tó wà sọ pé kíni dinuna wahid oye tó wà sọ pé ẹ̀sìn wa kankan náà ni ẹ̀ kí ló ẹ̀nà Muhammadul Imam Muhammadul Imam so jisuru Rafida bridge àwọn Rafida nù no so bó ni wọ́n ṣe dé tó wà sọ pé eh, dinuna wahid wa nabiyuna wahid wa kitabuna wahid gbogbo tó sì sọ yọrọ ni dinuna kèèsì wahid ọ̀tọ̀ rẹ̀ sí lakum dinukum waliya dinini so àwọn gbà pé Ali ila nabi àwọn gbà pé Qur'an muharraf mubaddal wọ́n ti yí Qur'an padà wọ́n ti ṣe kíni wọ́n ti change wọ́n ti alter rẹ̀ so Muhammadu imam tẹ́ bá ń gbẹ́ nìkan táwọn àwọn musafikon promote àmùsáfíkàn promoter ni dáadáa wọ́n pè ní muhammadu al-imam so muhammad al-imam ni àwọn kókọ rẹ̀ so inú àwọn kí o Sheikh Rabi tó yàwọ́ ni so inú àwọn kí o Sheikh Rabi tó yàwọ́ ni àmùsáfíkàn wọ́n ma ń promoter dáadáa kí nìdí torí pé ó wà kíni ó wà pẹ̀lú muhammad ibn hadi kódà aslu gọwáyà ibn hadi ga aslu ìsìnà ibn hadi níbi mas'ala yìí so aslu ìsìnà níbi mas'ala pé ó pé àwọn èèyàn sọ áfíkọ̀ ó ní nǹkan ṣe pẹ̀lú muhammadu imam ó sàfẹ́ dìfẹ́ndì muhammadu imam yẹn ni so àkílòkọ rẹ̀ so ó kọ ó kọ ó tún wá kọ wà sí ikọ̀ ló kọ àwọn alùsúnnà kò wá jẹ́ kẹ́nìkan kẹ́mẹ̀ ní yemen kò jẹ́ kẹ́nìkan kẹ́mẹ̀ ní yemen ó kọ wà sí ikọ̀ ló kọ àwọn alùsúnnà ní yemen láàrin àwọn àti ṣíyà ẹwọ̀n kẹ́ so tẹ bá ń gbẹ́ nìkan tán pé táwọn musafikọ́ ma àwọn musafikọ́ ma ń promote dáadáa kí ni jesus ma ń promote ọlá kó wà pẹ̀lú kí ni muhammad ibn hadi ẹni tán ṣe wà láti bàrá wọn lé lórí ni ẹ kèfèrí làwọn rọ́fídọ̀ ẹmá kílòkọ rẹ̀ ẹ̀kọ̀rọ̀dọ́ ìwò náà òun náà ń da àwọn ṣubú àkalẹ̀ pé kèfèrí làwọn rọ́fídọ̀ kódà àwọn àfáà ma ń kórìíra kó ma bèèrè pé àwọn àwọ́ àmú wọn kọ́ wallahi àwọn afá súnà ma ń kórìíra rẹ̀ pé fílẹ̀ bọ́ ṣe sọ yẹn mọ́tù má ẹnjẹ́ kọ́lá tí ẹ bá ń bẹ̀rẹ̀ sí bèèrè pé àwọn àwọ́ àmọ́ wọn kọ́ wallahi àwọn afá mọ́ kẹfí sí àkílù fẹ́ gbàm bí nǹkan tó ń sọ yìí kèfèrí ni àwọn rọ́fílọ̀ sẹ́ àwọn afá ká so eré ìjẹ́bó sì jẹ́ ni Muhammadul Imam so eléyìí ẹni ànùgbáàrì so iná nù gbáà ni so sheikh Rabi kí ló ń parẹ̀ sheikh Ubaydi kí ló ń parẹ̀ àwọn mashayikh Yemen wọ́n hadharo kò ní lára rẹ̀ so bákan náà sheikh Abdullah Dhafiri so wọ́n kọ tírà sheikh eh, sheikh Fawzan àwọn náà sì wọ́n buwọ́lù àwọn náà kọ muqaddima rẹ̀ tó fi hàn pé kíni àwọn ah, fọwọ́sìn kan nù kíni tó wà nù tírà so torí wàfíkọ̀ yẹn ó fi kọ́ aburú báwọn èèyàn gan wọ́n tún wá ní inú Muhammad Imam wọ́láì Muhammad Imam àti alábàkábà wọ́n fẹ́ jọra wọn díẹ̀fà torí gbà tán júwe Muhammad Imam wọ́n ní Muhammad Imam ń gbà yẹn wọ́n ní gbà tí àwọn àwọn Houthi tán bọ́m̀bù mosque kan Muhammad Imam ò sọ ẹ̀rẹ́ yọ kan báyìí mosque kan náà mosque àwọn mùsùlùmí wọ́n nígbà tí àwọn yòókù náà Imam wá ń sọ̀rọ̀ ó pọ́ yí pé ókè bóyá àwọn terrorist lọ bọ́m̀bẹ̀ tó tó ah ó sì wá sí pípà yìí ni wọ́n sọ̀rọ̀ so bẹ́yẹn sí máa mẹ́ lára àwọn nǹkan fi máa mẹ́ náà nù so ah, wọ́n ni wọ́n ni qulu lahum in kuntum sadiqin wọ́n ni tó wáyé pé olódodo ní ókè èyí tán sọ náà ni ẹ pé àwọn tẹ́ bá rí pé wọn bú àwọn sọ̀hábà wọ́n ni but mo ṣe àwọn rọ́fídàn náà tó bá ti nílẹ̀ pé rọ́fídàn kèfèrí ni wọ́n àwọn àfáà ma ń kàfàrà wọn ni wọ́n ma ń jọ́sìn fọ́lọ́wọ́ bá pẹ̀lú pé kèfèrí ni wọ́n ni so mọ́ wá bèèrè Sheikh Fawzan ní kí ni gbogbo túnmọ̀ gbogbo falsafa yìí náà pé kí lẹ fẹ́ gbà mí pé ẹ̀sùn wá bèèrè fi àwọn àwàmù wọn ẹlòmíì kan fẹ́ wàhálà ẹlòmíì wàhálà láyé rẹ̀ nígbàtán sọ wọn pé kèfèrí láwọn èèyàn kò tún ẹlùmí ìwò bí ó sàá sí us ẹlùmí ìgbà pé ìbàtán bí báyìí wọ́n sì bí tẹ̀mí ìpapọ̀ mọ́ ni tẹ́ẹ̀kúnú tẹ́ẹ̀lọ́nù sáré o ẹ̀sìn ọmọ ọba ìwó mọ̀ wá bó ṣe mọ̀ yọ ni ah, kí lẹ̀ lómi fẹ́ gbà mí o sí pẹ̀lú àwọn ẹni yìí gẹ ẹ̀bọ̀tẹ̀ àwọn àwọn wọn ni qulu lahum ṣẹ́kù bẹ́ẹ̀ ni sọ pé sọ fún wọn in kuntum sadiqin tó bá yẹ pé lódòdó ni yóò fakutubu kitaban ẹkọ̀ tíra kan tudamminunahu tẹ́kù sínú rẹ̀ fadaila shaykhayn àwọn ọlá tí ń bẹ fáwọn àfáà méjèèjì tọ́rọ àwọn sí àwọn ma ń ṣe taqiyya gan wọ́n ma ń dọ́gbọ́n gan ọ̀tọ̀ ni tó mọ̀ sán kọ̀rọ̀ ọ̀tọ̀ tó mọ̀ sán gbangba pé ókè ẹlẹ́ẹ̀bú ẹni àánú ẹgbàtà abúbákìrì àti wọ́n ní bara'atu mimma khalafa dhalik àti kẹ́ bóra yín kò níbi nǹkan tó bá yapa rẹ̀ wa mimman khalafahu min shuyukhihim àti kẹ́ bóra yín kò lọ́dọ̀ àwọn tó bá yapa intẹ́sọ nínú àwọn àfáyín wọ́n ní fasayahusuna kama tahusu al-humur hmm allahu akbar allahu akbar wọ́n ní wọ́n padà wọ́ sẹ́yìn gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ sí ma wọ́ wọ́n ni wala yujriuna ala hadha abada wọn ò sì nílé wọn ò ní nígboyà láti ṣẹlẹ̀ láyéláyé Allahu akbar ẹ wo príncipù tí sẹ́kù bẹ́ dín fún yà tẹ́ bá ti kẹfín pé yàn kan dọ́gbọ́n ẹ kí ni ẹ ok ẹ sọ̀rọ̀ afẹ́ kò sọ̀rọ̀ báyìí nípa pé kama invite àti ìmọ̀ tó sọ mọ́kù bá wọ̀nyàn so ní pé àyà fẹ́ kẹ́ ṣe lecture fún yín pé nípa àwọn masáìlì yẹ́ dákùnrin bá wà sọ wọ́n parí so yóò tún náà rí ẹ̀ eh, so hada wallahu a'lam wa sallallahu wa sallam baraka ala nabiyina muhammadin wa ala أستغفرك وأتوب إليك نعم وأنتم جزاكم الله خيرا نعم abu gbogbo àwọn question tí ẹ ma ń bèèrè yìí tí àwọn question yìí náà kí ni ìyàtọ̀ láàrin rọ́fídà àti ṣíyàn ẹ sọ ṣe bèèrè mi wà fàjàn ojú ọ̀nà náà nǹkan kan náà ni wọ́n ń gbà mí àwọn kọwàríjì tí wọ́n àwọn ìjọ tó àwọn nàwásìbà àwọn ti ìjọ tó ti fẹ́ go instru instruction nípa àwọn kọwàríjì àwọn lẹ́ka àwọn ma ń lẹ́ka àwọn ma ń lẹ́ka gbogbo wà oye so wallahu alam so subhanaka alhamdulillah shara allah ilaha illa ant